إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم أدوك فرابة سبحانه وتعالى tí ó ṣe ní rọrùn fún wa láti tún péjọpọ̀ láti wá ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú tírà tí a ń kà lọ tírà durusun fi sharhi nawaqidil islam so ibi tí a dé òun náà ni annaqid arwabi'a nǹkan tó ma ń ba islam jẹ́ nǹkan tó ma ń sọ́yàn di kèfèrí ẹlẹ́kẹ̀ẹ́rin òun náà ni man i'taqada ẹni tó bá láti sọ́kàn anna hadiya ghayra ar-rasuli sallallahu alayhi wa sallam aw man i'taqada anna hadiya ghayri ar-rasuli sallallahu alayhi wa sallam ẹni tó bá láti sọ́kàn pé ìlànà ẹlòmí tó yàtọ̀ sí ti òjíṣẹ́ Ọlọ́run Ọba akmalu min hadi ó pé ju ìlànà tòjíṣẹ́ Ọlọ́run Ọba lọ aw anna hukma ghayrihi abẹ́ni tó rò pé ìdájọ́ tẹlòmí ahsanu min hukmi ó dájú ìdájọ́ tí òjíṣẹ́ Ọlọ́run bá lọ kalladhi yufaddilu hukma at-tawaghiti ala hukmi gẹ́bí àwọn tán gbọ́lá fún ìdájọ́ àwọn tawaghit lórí ìdájọ́ òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam fahuwa kafir irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni ó so àti wọ́n ka àlàyé rẹ̀ lọ nínú ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan so àti ń ka àlàyé rẹ̀ lọ nínú ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan so ibi tawa dé òun ni mas'alatul hukm bi ghayri ma anzala Allah so abala kí ẹ ma dájọ́ pẹ̀lú nǹkan mi so pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tó Ọlọ́run bá sọ kalẹ̀ kí ẹ ma dájọ́ pẹ̀lú nǹkan tó wà nù pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tó wà nù àti sunna nabi sallallahu alaihi wasallam kí ni dájọ́ rẹ̀ so ni a fẹ́ wò báyìí so wọ́n ni wa man za'ama wọ́lẹ̀ tó bá wọ́n rò tí bá wọ́n rò kúrò lọ́dọ̀ ara rẹ̀ annal waqta qad taghayyara ní pé ìgbà ti yí padà wa anna hukmal kitabi wa sunna ní pé ìdájọ́ Qur'an àti sunna o kana fi zaman qad àwọn ìgbà tó ti lọ ní àwọn èèyàn máa ṣùgbọ́n ìṣesí ìsinmáyò fil hadir nígbàtá ń lóun sin báyò yaqtadi ó bukata an yu'ta bi hukmin ó bukata ká mú ìdájọ́ wá yunasibul waqt ìdájọ́ tí ó sì kíni tí ó bá gbà so ìdájọ́ tí ó bá ìgbà so wani ní ẹni tó bá ń ro ilé yóò wa annal hal ní pé ìṣesí tí a wà ń sin o fil waqtil hadir ní àwọn àsìkò yìí ń sin o yaqtadi o ń bukata an yu'ta bi hukmin ní pé kí wọ́n mú ìdájọ́ wá yunasibu al waqtil hadir tí ó bá ìgbà tá wà yínà mu kama yaqulun gẹ́bá ṣe ma ń sọ wani fa hadhihi riddatun an dinil islam eléyìí èyàn fi ẹ̀sìn islam lẹ́ni o wọ́n ni falladhi yara anna hukma shari'a ẹni tó ń rí pé ìdájọ́ shari'a la yunasibu la yunasibu al'amalu bihi wọ́n ni ìmá fi ṣiṣẹ́ ṣe kò bá mú kò bá ìgbàmú fi hadha al-waqt lásìkò yìí wa innama yu'ta bi ahkam nǹkan tí yíò mọ̀ sí ni pé yíò kama máa wọn àdájọ́ wá wa anzima àti àwọn ètò tunasibul waqt tí ó bá gbàmù bí za'mihim lọ́dọ̀ tí wọn fahadha kufrun billah eléyìí ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba ni wa azza wa jal li anna shari'a turpe shari'a salihatun li kulli zamanin wa makan shari'a dá fún gbogbo ìgbà àti gbogbo ayé ila an taquma saa títí tí gbẹ̀ndé ó fi dé wa yajibu an yu'taqada hadha ọ̀nà yẹn sí ní kíyàn sí kíni kíyàn láti sọ́kàn yìí wani fa in kana lam yatabayyan lahu wani a tí ó bá hàn sí salahiyatuha dídá rẹ̀ so tí ó bá hàn sí ẹni tó ń sọ ọ̀rọ̀ yìí fa hadha min naqsihi eléyìí àlébù ní látọ̀dọ̀ ara rẹ̀ tí ó bá hàn sí pé àṣẹ̀rí àsìkíní ó bá mú ìwọlọ́ ọmọ fa hadha min naqsihi so nínú àlébù ara rẹ̀ ni huwa fahadha min naqsihi huwa wa min naqsi idrakihi àti nínú àlébù àgbọ́yé rẹ̀ la min naqsi shari'a kẹsí nínú àlébù ti shari'a wani wa hunaka man yaqul wani yóò sì lẹ́lùmí wọ́n ni warrajm àti kíyà ma stonia warrajm zani so wọ́n ni àti kíyà ma lẹ ẹni tó bá ṣe zina tó ti níyàwó lé kíyà ma lẹ lọ́kùpa wa qat'a yadi sarik àti kíyà ma kíni kíyà gé ọwọ́ ẹni tó bá jalè wa qatla al àti kíyà ma kíni kíyà pa ẹni tó bá fẹ́ sílẹ̀ eléyìí gbogbo inna hadhihi ahkamun qasiyah wọ́n ni ah, àwọn ìdájọ́ tó lélelé ìdájọ́ ilé ẹ̀gbọ́ la tatanasabu ma'a hadha zaman kò bá ìgbà yí mu almutatawwir ìgbà wa tó ṣe pé ah ìgbà tó ti developed alladhi tatawwarat fihi afkaru nas ìròrí àwọn èèyàn ti develop jù báyìí lọ pé wà mẹ́nìkan mẹ́lẹ̀ ẹwà súnmọ́lẹ̀ ẹwà mẹ́lẹ̀ lókò sọ́rọ̀ so ṣe rí àbá gbogbo àwọn wọ́n ni alladhi tatawwarat fihi ẹn tó ń bá ń sọ ilé ìpé à lásìkò tí ìrònú àwọn èèyàn tó ti develop wọ́n ni wà uquluhum àti làákàí wọn fala yunasib wọ́n ni kò wọ́n a máa sọ pé a kò bá mọ́ an tutabbaqul hudud ní pé kò bá mọ́ kí a máa síkín àwọn kí a ma àwọn law of retaliation so àwọn in tó jọmọ́ kí a gbẹ̀san padà fẹ́ni tí wọ́n bá sábọ̀ sí fún wọ́n ní ga kò bá mú ala so lórí ẹni tó bá sikin lórí ẹni tó bá pààyàn li annahu wahshiyya pé ó wide eléyìí wahshiyya nǹkan tó sikin nǹkan tó ìwà tó wide na fa hadhihi wọ́n ní sẹ́ àwọn ọ̀rọ̀ yìí allati tasduru min ba'di munafiqin tó ma ń wá láti apá kanú àwọn munafiki àwọn munafiki riddatun wadiha ìfẹ̀sílẹ̀ tó clear ni an dinil islam kó nínú ẹ̀sìn islam li'annahu i'tiradun ala hukmillah torí pé yẹn tako ìdájọ́ Ọlọ́run bá ni wa i'tibarun anna hukmallahi qasirun èyàn sì ń rò fàhádá riddatun sarihatun an dinil islam eléyìí ìfẹ̀sílẹ̀ tó clear kó nínú ẹ̀sìn islam ni wọ́n ni wa kadhalika man qala wọ́n ni bákan náà ni tó bá ń sọ pé innahu mukhayyarun òun ni choice bayna an yuhakkima shari'a an yahkum bi shari'a láàrin kí ni láàrin kóhun dájọ́ pẹ̀lú shari'a wa an yahkuma bil qawanin constitution so ẹni tó bá rí kò sí problem ẹ tó bá rò pé constitution lòun fẹ́ lò kò sí kí ni kò burú jáì wọ́n ní inṣáà tó bá wò hakama bi sharia yóò dájọ́ pẹ̀lú sharia wa inṣáà tó bá wò hakama bil yóò dájọ́ pẹ̀lú kí pẹ̀lú constitution wọ́n ní falladhi yaqulu hadhihi al maqala wọ́n lẹ́n tí ń sọ irú àwọn ọ̀rọ̀ báyìí murtaddun an dini islam irú ẹni bẹ́ẹ̀ ni ó ti fi ẹ̀sìn islam wọ́n ní torí pé ìdájọ́ Ọlọ́run Ọba o laysa fihi khiyarun kò sí kíni kò sí choice ń bẹ ìdájọ́ Ọlọ́run Ọba kò sí pé pick and choose ń bẹ àbí ẹn tó bá wù kó lò ẹn tó bá wù kó má lò gẹ́bà àwọn ẹlòmí ṣe máa ń tú eh, faman sha'a falyu'min wa man sha'a falyakfur pé ayin tọ́nà bá sọ ẹni tó bá wù kó gbàgbọ́ ẹni tó bá wù kó má gbàgbọ́ àmọ́ kí lókọ rẹ̀ náà àmọ́ àwọn àdájọ́ ẹni tó gbàgbọ́ yóò mọ̀ bẹ fún àwọn àdájọ́ ẹni tí ó gbàgbọ́ yóò sì mọ̀ sí kíni yóò sì mọ̀ bẹ fún òun náà so wọ́n ni bal hukmullah wọ́n yálà ìdájọ́ ọlọ́run ọba wa an ihkum baynahum bima anzala Allah kọ́n sì máa dájọ́ láàrin wọn pẹ̀lú nǹkan t'Ọlọ́run bá sọ̀kalẹ̀ wa la tattabi' ahwa'ahum kò sì gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́nu wọn wọ́n ní fa hukmullahi mulzamun wọ́n ní ìdájọ́ Ọlọ́run bá nǹkan tí èyàn gbọ́dọ̀ dún nímọ̀ ni wa la yuslihu an-nasa kò sì sí nǹkan tó lè tún àwọn èyàn ṣe o illa hukmullah àyàfi ìdájọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala falaysa al-amru bil khiyar so kò sí choice níbi alámọ̀rí yẹn bí a ẹ fáwọn yẹn ní choice pé freedom so freedom of kìníkan tó bá ní freedom láyé àwọ̀ bóyó ní freedom ní alkiyama wọ́n ni wà máa kana li mu'mini ọlọ́wọ́ bá sọ pé kò sí fún àwọn tó gbàgbọ́ wala mu'mina àbáwọn tó gbàgbọ́ ní obìnrin idha qada Allah tọ́lọ́wọ́ bá ti dájọ́ wa rasuluhu àtòjíṣẹ́ rẹ̀ amron tán bá ti dá alámàrí kan an yakuna lahumul khiyaratu min amrihim ká tún wá máa ní choice nínú nǹkan tí Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ dá nínú alamari wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá sì ń sí Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ faqad dalla dalalan mubina irú ẹni fàyájìbò alàlìbáàdì kúlìhìm ọ̀ọ̀rán yẹni lórí gbogbo àwọn ẹrú àyíyẹ́ kùdọ̀rù lè hukmillahi jalla wa ala kí wọ́n tẹríba fún ìdájọ́ ọlọ́run ọba ọba tó sekí ọba tó gbọngbọ́n ọba tó ga jùlọ wa an ya'taqidu kan sì láti sọ́kẹ̀ annahu la shay'a yusawihi ní pé kò sí nǹkankan فلا يظن احد كني كمارو ان الامر بالخيار نيبي علامه ني ولي شكين اوني تشويس نبه وان الناس احرار نيبا وين وان فري كحريه الراي جابي ايتا وين ما نسو بي فريدم اوف كني فريدم اوف ثوتس وحريه الفكر آه، التفكير فريدم اوف فريدم اوف كحريه الراي فريدم اوف ايديولوجي وحريه التفكير فريدم اوف ثوتس pé à bí kódà akọ pé à akọ social studies tó ọkọ sápọ̀ ara rẹ̀ so bóyá nítọ́ ọkọ social studies bóyá ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sọ pé wọ́n fẹ́ kọ́ mbẹ́ wọ́n ní wà máa ashbaha dhalik àtàwọn nǹkan tó ṣe kíni àtàwọn nǹkan tó jọ mọ́ báyìí mimma yunadi bihi ba'du zanadiqa níbi tó ṣe pé àwọn kíni àwọn zanadiqa àwọn ọ̀tẹ́sìn kọ̀ọ̀kan wọ́n ń pèpè sí wal àti àwọn kíni àtàwọn munafiki wal-ilmaniyin àtàwọn secularists àwọn tó fẹ́ separate ẹ̀sìn kó bí kíni kó níbi ìgbésí ayé àwọn mẹ́rìnà àwọn òsìmọ̀ pé kíni wọ́n òsìmọ̀ pé Islam ẹ̀sìn tó ṣe kíni tó kó gbogbo ìgbésí ayé wa sínú ni so àbí wọ́n mọ̀ wọ́n kàn mọ̀ fẹ́ kó bá wọ̀nyẹn láyé àti lálkìyàmà torí pé wọ́n sí kí ni wọ́n apply ìdájọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa yatakabbaruna ala hukmi Allahi azza wa jal wọ́n sì ń ṣe gbéraga lórí ìdájọ́ Ọlọ́run Ọba yà sóhun ohun tó ṣe 16 òun ti rí nǹkan òun ti rí many things òun ibi tóhun tún kàwé dé òun lè sọ Greek pé òun lè sọ Greek pé tóhun bá dé ọ̀dọ̀ àwọn ìbò wọ́n ma respect òun tó pé òun lè sọ Greek so sóhun wá ní kóhun wá sí kíni sóhun wá ní kóhun wá it's on hard so wá bá sí mọ́ sọ́rọ̀ it's on hard yàrá ọ̀ on hard lọ́lọ́ ti ní so àwa hard yẹ̀ bí tàwátùrù ni o sàwá gbọ́ pẹ̀lú kíni pẹ̀lú tàwátùrù gan látọ̀dọ̀ Ànábì

فهذا مرتد عن دين الإسلام إلينا هنا تتفى الإسلام له لأنه لا يجوز ونطرقك طو أن يحكم بغير ما أنزل الله عز وجل نبقى يما داجو قلون كامي تو ياتو سي قلون كتو ياتو سي كتو لما باسو كالي وني وكل حكم وني بوبو داجوري سوى حكم, سوى حكم الله أو سوى حكم الله سوى بوبو داجو تباتي ياتو سي داجو لما با عز وجل فإنه باطل أننيو وأيضا ذلك وني بكنو يو لا يحل المشاكل بين الناس kò ní solve àwọn problem tó wà láàrin àwọn èèyàn tí ẹ bá rò pé kó lọ síbi nǹkan tó yàtọ̀ sí sharia lọ ti rí kí lọ ti rí problem solve ara o bal yazi bal yuzidul ishkala ishkalan so aw bal yazidul ishkalu ishkalan wani àwọn problems tó túnmọ̀ pọ̀ sí láàrin àwọn èèyàn fa idha qulta li hadha wọ́n ni tẹbá wá sọ fẹ́lẹ̀ pé inna hadha hukmullah ní pé ìdájọ́ Ọlọ́run ọba ni jalla wa ala ọba tó gbangba ọba tó ga jùlọ fala yasa'uhu illa an yaqbala hukmallah kò sí any choice fún ju pé kó gba tí wọ́n bá pè wọ́n lọ sí tọ́lọ́wọ́ ọba wa rasulihi àti tòjíṣẹ́ rẹ̀ liyahkuma baynahum láti dájọ́ láàrin wọn an yaqulu sami'na wa ata'na in tó mọ̀ sọ́nà ní pé kíni agbó àsìgbà ay Sheikh Salih Al-Fawzan sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé la khiyara fi hukmillah kò sí choice nínú ìdájọ́ Ọlọ́run Ọba wa rasulihi àti ìdájọ́ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam in shi'ta qabilt tó bá kò sí pé tó bá wù ọ́ wa in shi'ta lam taqbal tó bá wọ́ kó má gbà walakin in shi'ta an tatanazala an haqqika wọ́n ní ṣùgbọ́n tó bá yẹ pé kí ni ó fẹ́ fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ fa hadha shay'un akhar nǹkan ọ̀tọ̀ lílé ó lẹ́tọ̀ ṣẹ̀ríà fún ní ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ so ó wá fi ilẹ̀ fẹ́ nìyẹn so eléyìí nǹkan ọ̀tọ̀ lílé yóò eléyìí wọ́gan ó lo ìdájọ́ ṣẹ̀ríà ń bẹ̀yẹn àmọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà náà lọ lò ọkàn síkíní ọkàn gbé ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ rẹ̀ ó síkíní ó gbé ilẹ̀ e ni gẹ́gẹ́ bí musulmi rere wọ́n ni amma an ta kúl ṣùgbọ́n kí wọ́n sọ pé ma akbal ní pé yìí nígbà o wa adhab in lọ ilal mahakim alqanuniyya in lọ síbi àwọn kíni àwọn court àwọn constitutional court so nípa àwọn court nílò àwọn sharia wọ́n ní fàhádìí riddatun an kíni an dini islam eléyìí yẹn sí kíni èyàn dágbére fún ẹ̀sì islam ni o so wọ́n ní wa amma man i'taqada wọ́n ní ẹ̀rẹ́ ni tó bá tún láti sọ́kẹ́ annahu la yajuzu al-hukmu bi ghayri ma anzala Allah pé kò tọ́ ní pé kò tọ́ kí èèyàn máa dájọ́ pẹ̀lú nǹkan tó bá yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ so òun láti sọ́kàn ó ní láti sọ́kàn pé ah, èèyàn gbọ́dọ̀ máa dájọ́ pẹ̀lú kíni constitution gbọ́dọ̀ máa dájọ́ pẹ̀lú kílùkọ rẹ̀ secular law so wọ́n ní wà máa já àbíhì ar-rasul ní pé kò sì dá kí èèyàn máa dájọ́ pẹ̀lú nǹkan tó bá yàtọ̀ sí nǹkan tí òjíṣẹ́ ọlọ́run bá ṣe kíni tó mú wa walakinnahu khalafahu li hawan ṣùgbọ́n ó yapa rẹ̀ látara kíni látara ìfẹ́nu li hawan fi nafsihi látara ìfẹ́nu tó wà lẹ́mí rẹ̀ ma i'tiqad pẹ̀lú àdìsọ́kàn annahu fa'ala muharraman pẹ̀lú òun náà ìlàdìsọ́kàn pé ah in tó ń ṣe kíni èwọ ni gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ pé ah ṣẹ̀ríà náà ló yẹ kí ẹ máa lò ó sì làdìsọ́kàn rẹ̀ kò sọ pé ẹn tó bá wùlọ lo ṣẹ̀ríà tó bá wù ọmọ lò kẹsí tí sọ nìyẹn so a máa wọ́n sọ pé ah ẹgbà gẹ́gẹ́ bí ọmọ sí mọ́ sọ under the table so wọ́n na kíni wọ́n na envelope sí lábẹ́ tébù kàwọn náà wọ́n ah owó olú ọba ni oye ah, owó kìí sí owó tí wà ní green lélẹ̀ ẹ̀tí mọ́ tó green so wá wò wá sí pé ah ẹ̀ẹ́ntọ̀ o wá dájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ eléyìí kíni li hawan fi nafsihi nítorí hawan fi nafsihi ma'a i'tiqad pẹ̀lú àdìsọ́kàn annahu fa'ala muharraman ní pé ah in tó ń ṣe ìwọ ni wa hamalatuhu shahwa in tó gbé tó fi ṣe ní kíni kílùkọ̀lẹ̀ shahwa walhawa àti fẹ́nu ala anna ala an lórí pé kówá ala an hakama bi ghairi hukmillah ní pé lórí pé kíni lórí pé ó wá dájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ aw hamalahu at-tama'u àbí kíni àbójú ojú kòkòrò ìfẹ́kúfẹ́ owó òun ló gbé kẹ àndúfí ilé ìrìṣwà gẹ́bí wọ́n ṣe kí ni wọ́n fún ní owó abẹ́ tébù gẹ́bá sí ma ń pè pé a ah, ní pé ẹkàn sí dáadáa sí wádé sí dáadáa sí ọbọ̀ ìjọba sí dáadáa sí ọmọ fún sọ́lárì ni so tó ń bá ti malun àbí kí ni àbí dúkìá kan wọ́n ní fa hakama bi ghayri ma anzala Allah ó wá dájọ́ pẹ̀lú in tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tama'an bil mal lẹ́ni tí ṣe kí ni lẹ́ni tí ó fẹ́ owó so lẹ́ni tó fẹ́ owó wọ́n ní wa huwa ya'taqidu annahu 'asin ṣùgbọ́n náà mọ̀ pẹ́sẹ̀ lòun sí wa mukhalifun li amri Allahi wa rasulihi òun náà sì wọ́n ní àbó dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tọ́mà àn fi mansibihi lẹ́ni tó ń wápò promotion bọ̀ so bóyá bí senior George ló pè anú kílùkọ́ rẹ̀ ọdún mélòó ló ti wà ń bí sẹ́nà ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù so that yóò years nísà ṣe bí kìíní ló wà so ibẹ̀ ló ń wà tẹ́lẹ̀ ọlọ́run ti ràn lọ́wọ́ náà bẹ́ẹ̀ nìsà àwọn àwọn mọ́tún ní ọlá ayé náà mi so ládàádá so tún ní ọwà ní ẹ̀yẹntọ̀ ayẹyẹ posti kan lọ́wọ́ sílẹ̀ yìí posti senior sharia judge ní kílùkọ rẹ̀ ní oko kan àbí nǹkan so kílùkọ rẹ̀ kéèsì wá sílẹ̀ àmọ́ kéèsì tó wà lọ́wọ́ rẹ̀ ń sin ẹ̀mọ́ ti fẹ́ sí pé ah, àwọn èèyàn ní interest nínú rẹ̀ gan ah wọ́n sàbòsí fẹ́ nìyẹn ní kíníkà kíníkan eh, ìgbà míì wà tó yí pé àbọ̀wà senior judge wà bẹ̀rẹ̀ wà sí fún náà pẹ̀ tọ́ bá ipé bẹ́ẹ̀ fẹ́ kásí náà ni eh, ah, ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ọgbà ah, kò sí problem kò sí problem sir wọ́n eh, sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́n wọ́n ti ṣe tán máa sáyìn àwọn paperwork tí wọ́n fi fi tí wọ́n fi promote rẹ̀ síbẹ̀ wọn so ó ṣe gíní wọ́n ní fi mansibihi tama'an fi mansibihi ó fẹ́ sí gíní ó fẹ́ rí pò wọ́n ní wa huwa yara annahu mukhti àmọ́ wọn náà ah! al mukhrija tí ó yọ̀yàn kó min al kó lójú ọ̀nà islam wa innama yakfuru al-kufra al-asghar ìṣe kèfèrí kékeré ló ṣe oye kufru asghar àti kufru akbar so kufru asghar ló ṣe wọ́n ní kufran duna kufrin kufru kan tí ṣe pé kíni tí ó kó gbogbo ọ̀nà kufru sínú wọ́n ní kama yaqulu ibn abbas radiyallahu anhuma wọ́n ní gẹ́bí ibn abbas ṣe sọ wọ́n ní fa hadha alladhi yakunu kufruhu duna kufrin irú ni báyìí ni kufru ló ma jẹ́ kufrun duna kufrin man hakama bi ghayri ma anzala ẹn tó bá ṣe kíni bọ́lọ́ tó bá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ li hawa fi nafsihi nítorí ìfẹ́ inú lẹ́mìí rẹ̀ la an ya'taqida anna hadha yajuz kìí ṣe póládì sọ́kàn pé kíni ó tọ́ aw ahsana min hukmillah àbóládì sọ́kàn pé ó ṣe kíni ó dájú ìdájọ́ ọlọ́wọ́ bá lọ aw anna hadha musawin li hukmillah àbí kòládì sọ́kàn pé kíni á ah, kíní yóò dàbí ìdájọ́ ọlọ́wọ́ ìfẹ́ inú rẹ̀ aw annahu tama'a fil mal àbóse kí ni àbí ó fẹ́ gbówó ẹlòmí tán bá fi owó sórí transformer yóò bẹ̀ sórí ẹ̀ wọ́n ni aw mansibin àbún wápò wọ́n ni fa hakama bi khilafi hukmillah wa rasulihi sallallahu alaihi wasallam ó wá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ min nítorí eléyìí tó yí kò níbi ìdájọ́ Ọlọ́run Ọba láìsí pó láti sọ́kàn pé nǹkan yẹn ó dàbí ìdájọ́ Ọlọ́run Ọba àbí èèyàn gbọ́dọ̀ máa dájọ́ pẹ̀lú ìdájọ́ Ọlọ́run Ọba àbí ó ṣe dédé pẹ̀lú ìdájọ́ Ọlọ́run Ọba àbí èèyàn lè múlé èèyàn lè mú tọ̀hún so kò ní kankan bẹ́ẹ̀ lọ ní kékeré ni so wọ́n ni wa huwa kabiratun min kaba'iri dhunub gbáǹkọ́gbì nínú ẹ̀ṣẹ̀ ni o wọ́n ni wa khatirun jidda ó sì síkín ó léwu gan walakin la yahkum walakin la yuhkam bi annahu kharaja min milla ṣùgbọ́n àní dájọ́ kó fẹ́ sílẹ̀ li anna aqidatahu baqiya torí pé kíni àdìsọ́kàn rẹ̀ ìsìnkini ó yíwa ń bẹ̀ wọ́n ni wa man hakama bi ghairi ma anzala wọ́n ní bákan náà ẹni tó bá ṣe kíni tó bá dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ ẹni tó bá dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tó wà nú Qur'an àti Sunnah wọ́n ní natijata khata látara pé kíni látara àṣìṣe ni kò mọ́ mẹ́fẹ́ sí fil níbi kíni so wá sí kí ni ó wá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ ó sàṣìṣe ń so ó sàṣìṣe ó rò pé àà ẹn sí kí lókọ̀ rẹ̀ sí nǹkan yàrára èyàn lè lo nǹkan tó yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run bá ń bí eléyìí kò wọ́ kò mọ̀ kò mọ̀ pé gbogbo ṣẹ̀ríà kó gbogbo kíni gbogbo ìgbésí ayé wa sínú wọ́n wọ́n pé mọ̀ tó bá mọ̀ yóò tẹ̀lé so wọ́n ni natijata khata'in fil ijtihad wọ́n ni wa huwa ahlun lil ijtihad wọ́n lẹ́yìn tó sì jẹ́ kí ni ẹni tí ó lè ṣe ijtihad ni oye so ẹni tí ó jẹ́ mujtahid ni walam yata'ammad kò sì mama walakinnahu lam yuwaffaq lis-sawab ṣùgbọ́n wọn ò jẹ́ kó Ọlọ́run Ọba ò jẹ́ kó ṣe kún gẹ́ nǹkan tó correct wọ́n ní fahadha kama qala an-nabiyyu sallallahu alaihi wasallam wọ́n ní eléyìí ó dà gẹ́gẹ́ bí nǹkan tí annabi sallallahu alaihi wasallam sọ ni pé idha ijtahada al-hakimu fa asab tí ẹni tó bá fẹ́ dájọ́ tó bá gbìyànjú láti yọ ìdájọ́ tó wá gbà falahu ajran yóò ní kíni yóò ní wa idha ijtahada tó bá gbìyànjú láti dájọ́ wa akhta'a àmọ́ wá sí kíni ó wá ṣàṣìṣe falahu ajrun wahid yóò ní kíni yóò ní ẹ̀san kan wọ́n ní fa khata'uhu maghfur wọ́n láti ṣe rẹ̀ wó foríjì li'annahu lam yata'ammad hadha ash-shay torí kò mọ́mọ̀ sí kíní wa huwa harisun ala an yahkuma bi shari'a ó sì ṣe kíní ó ní ìgbìyànjú láti ṣe kíní láti dájọ́ ó lójú kòkòrò láti dájọ́ pẹ̀lú shari'a mú wá ó fẹ́ dájọ́ pẹ̀lú nǹkan tí shari'a mú wàjtáhàdá yatlubul hukuma shari'i ó sì gbìyànjú láti kí láti wá ìdájọ́ shari'a walakinnahu lam yuwaffaq ṣùgbọ́n wò sí kí ni wọ́n fi ṣe kò ń gẹ́ ìdájọ́ yẹn wa hadha yu'jaru ala ijtihadihi eléyìn wọ́n san lẹ́san lórí ijtihadi rẹ̀ wa niyyatuhu àti lórí kíni a wa niyyatihi àti lórí àníyàn rẹ̀ wa yughfaru lahu wọ́n sì foríjì li'annahu lam yata'ammad hadha al-khata' torípé kò mọ́mọ̀ sí àṣìṣe fa hadhihi hiya al-umuru at-tafsiliyah wọ́n ní eléyìí ni alámọ̀rí alámọ̀rí ìsàlàyé lẹ́kùnrẹ́rẹ́ eléyìí ni ìsàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fi hadha al-mas'alati al-azima níbi alámọ̀rí tó lágbára tó tóbi allati hiya mushkilatu al-asr al-an tó ṣe pé òun problemu ìgbà wa ní sinimai mo fẹ́ mọ̀ mọ̀ ìkáàkà débi náà ni ẹ jẹ́ ká padà lọ sí ibi tá ti bẹ̀rẹ̀ lónìí mas'alatul hukmi bi ghayri ma anzala Allah ká wá summarize nǹkan tó ń sọ so da fi gbọ́yé dáadáa nǹkan tó ń sọ níbi báyìí nǹkan tó ń sàlàyé bí wọ́n sàlàyé al-hukmu bi ghayri ma anzala Allah kíyàn máa dájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí nǹkan tí Ọlọ́run bá so wọ́n wá sọ wọ́n wá sọ ìran àwọn èèyàn tó yí pé tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ àwọn yẹn ni wọ́n wá sọ àwọn tó yí pé kíni àwọn táwọn kíni tí wọ́n àmọ́ tó wà gbogbo àwọn kíni ni pé ẹni tí ó ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ ẹni tó ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ẹni tó ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí Qur'an àti sunna nabi sallallahu alaihi wasallam so in tẹ́yìn ó fi mọ̀ ní pé ẹni ìdí kèfèrí in tó ṣe gini in tó wà lálì sọ́kàn èyàn wa máa ń sọ jáde náà oye èyàn wa ṣe gini nínú tí ò bá jáde lórí ahán tí ó bá jáde lórí ahán ìgbàmí ó lè in sọ pé ó mọ́ lórí ọkàn nìkan ọkàn ló máa ń wà àmọ́ kí ni àmọ́ máa ń jáde lórí ahán tí ó bá wá jáde lórí ahán ìgbàmí ó máa ń lè láti ṣe yàtọ̀ láàrin ẹni tó ṣe kíni láàrin ẹni pé ìdí tó fi ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá sọ kalẹ̀ ṣé nítorí eléyìí ni àbí nítorí eléyìí ṣé nǹkan tí ń tọ́ alásàlàyé bákan nídàkejì náà ẹni tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí pẹ̀lú nǹkan tó eh, yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ tí ó sọ di kèfèrí in tí yíò fi mọ̀ kí lóhun náà àdìsọ́kẹ̀ náà ni o ma wá ń jáde lórí kíni o náà ma ń jáde lórí ahán in sọ pún mọ́ lórí àdìsọ́kẹ̀ nìkan o ma ń jáde lórí kíni lórí ahán náà ọ̀yí tí ó bá wá jáde lórí ahán náà ó tún wá lè láti mọ̀ náà pé sẹ́ni yí sídi tó fi ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ ṣé torí àdìsọ́kàn tí ó gbé tí ó sọ di kèfèrí ni àbí kèé ṣe nítorí àdìsọ́kàn tí ó ṣe kíni tí ó sọ di kèfèrí so ó lè láti mà ó lè láti mà oye so ó lè láti mà táwọn masáìlì bá ti wá lè láti mà yẹn tọ́lọ́wọ́ bó bá ti fi hàn yẹn ọlọ́wọ́ bó láàbọ̀ ọlọ́nù kálọ́mọ̀ tú ọkà àwọn yẹn o so tọ́lọ́wọ̀ bá ti fi hànyàn bó lọ́lọ́wọ̀ bó sì fi hànyàn kó sọ kíni kó sọ jáde lórí ahán rẹ̀ kó kọ́ kó sọ jáde lórí ahán rẹ̀ kó kọ́ kó wù níṣẹ́ pé á ah, bóyá bí ẹni tó sọ pé ah, àfà ṣẹ̀rí ò sí lò ń tàmì ẹ má jẹ́ ń parọ́ ọlọ́wọ́ bó náà kálọ mọ́ tó ọkà àwọn èèyàn tó tó àmẹ́yìn tó náà bá ṣe gini tó bá sọm tó wà lọ́kàn rẹ̀ fún wa jáde ká má ṣe gini ká má ignore rẹ̀ àtọ́ ah, ìwọ ti clear ara rẹ̀ báwọn ọ̀rọ̀ tí ó tẹ̀ ti mú ọ̀rọ̀ rọrùn so a in tẹ́yẹ ma fi mọ́ ọkàn ló ma ṣe gini àwọn ètìkọ́ọ̀dù tẹ́yẹ ní ṣíṣẹ́ rí àlọ́mọ̀ ṣe gini ló ma ń ṣe yàtọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Sheikh Khalif Fawzān ṣe sọ́n bí àwọn so àmọ́ wọn ó máa ń jáde kíni ó so nǹkan tí Shaykh Saalih Fawzān sọ bíbà yìí láwọn anú tíra mi wárí àwọn àfáà mi sọ pé kìí ṣe àdìsọ́kà nìkan ló máa ń ṣe àtọ̀ rẹ̀ bọ̀ ilé ilé gan ah mo gbìyànjú gan láti wò pé kí wá ní dọ́bì tó tẹ́yìn òfin máa ó le gan láti máa bẹ́ẹ̀ni àwọn ẹlòmí sọ pé kìí ṣe iṣẹ́ àdìsọ́kẹ́ kódà tíra kan náà wà tí Sheikh Salih Al-Fawzan tí wọ́n ṣe taqdimu fún ọdún tó kọ Allahu a'lamu bi halihi so nínú tíra yẹn náà wọ́n sọ nínú tíra yẹn náà pé kìí ṣe kò mọ ní ọkàn ní ìtìkọ́ọ̀dì lásán but in tó mọ́ in tó láti sọ́kàn sí nípa lílo ṣẹ̀ríà ni ẹ̀yàn wá ráwọn ìlúmínà tán sọ pé kò mọ́ lórí àdìsọ́kàn nìkan àmá ah dọ́bìtò tí yíò fi mọ̀ tí è bá ṣe pé ẹniyẹ sọ àbókọ́ àbówú ní àtó tó tọ́ka sí pé ah kìní kìní kìní yìí o ń tọ́ka sí pé kìní àdìsọ́kàn rẹ̀ ni pé nínú bó ṣe ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ṣẹ̀ríà tí nǹkan sí ṣẹ̀rí àsọkalẹ̀ yẹn ilé ìgbé kóòrùn islam ah, ó lè gan ó lè gan kódà níbi tí ó lérè àwọn tí wọ́n gbìyànjú láti dé pẹ̀lú dọ́pítò pẹ̀lú àwọn dọ̀wábìtì pẹ̀lú àwọn dọ̀wábìtì kọ̀kọ̀ mú padà rí ìkanú àwọn afásúnà tán sọ pé khawarij ni wọ́n so masala yẹn masala tún ṣáìkà masala tún wọ́n dàmù làákàyìn so but ó dákàmà so ó dá ká so but ẹ jẹ́ ká wá analyze àwọn nǹkan tí Sheikh Salih Fawzan so. Sheikh Salih Fawzan wá ṣàlàyé qaida kulliya nìyẹn pé àdìsọ́kàn ni ó differentiate pé eléyìí só ṣe kíni ṣé yóò sọ di kèfèrí tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá sọ kalẹ̀ eléyìí ṣe kò sọ di kíni kò sọ di kèfèrí so tabawo àwọn wo ni a yóò sọ wọ́n di kèfèrí aláwọ̀kọ́ tí Sheikh Salih Fawzan sọ so òun ni pé ẹni tó bá ní láti sọ́kàn tó bá ń rò pé ìgbà ti yí padà ní pé ìdájọ́ Qur'an àti súnnà ní àwọn àsìkò tó ti lọ nìyẹn ṣùgbọ́n lásìkò ti wà yíò so abọ́dọ̀ mú kíni abọ́dọ̀ mú ìdájọ́ mi wà tí ó bá àsìkò ti wà mọ̀ so oye aláwọ̀kọ́ nìyẹn ẹni tó bá láti sọ́kàn ní pípí ni ṣẹ̀ríà ò bá ìgbà wa mọ̀ ó dá tí lè ṣe ẹ̀tìsọ́rù kíní tí a lè summarize sọ́dá yóò lè mọ̀ àwọn owó ní tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ tí ó ṣe kíni tí ó sọ di kèfèrí so ẹ̀rì pé léyìí àdìsọ́kàn ni àbíkẹ́ sàdìsọ́kàn ẹjẹ́ ká dáhùn sàdìsọ́kàn ni àbíkẹ́ sàdìsọ́kàn bọ̀ ó ma ń ṣe kíni ó ma ń jáde kíni nínú àwọn tó yí pé kíni tán bá ń dájọ́ pẹ̀lú nǹkan mí tó yàtọ̀ sí nǹkan tí ṣẹ̀rẹ́ àmúwá tó yí pé yóò sọ wọ́n di kèfèrí òun lẹ́n tó ṣe pé kíni òun ni òun lẹ́n tó ṣe pé tó rí pé àwọn kílùkọ rẹ̀ àwọn hudud àwọn capital punishment àwọn kí ẹ ma lẹ oúnjẹ iná ló kò pa kí ẹ ma gẹ́wọ́ lè kí ẹ ma pa kí ẹ ma pa ẹni tó bá fẹ̀sìn lẹ̀ ní kíni so ní pé kíni so ní pé kò bá gbà mú ní pé kò bá gbà so ní pé kò bá gbà mú ní pé wàhíyì ni ní pé ìwà ẹranko ni ó ń pe ìdájọ́ Ọlọ́run bá níwà ẹranko so Sheikh Salih Fawzan sọ pé ẹni tó bá ń rí báyìí pé àwọn hudud àwọn capital punishment ó ti le jù kò bágbà mu so òun náà ṣe kíni òun náà òun náà ti ṣe kíni òun náà di kèfèrí so ìyànà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n nítorí pé léyìn èyàn ń tako ṣẹ̀ríà ni èyàn ń tako ìdájọ́ Ọlọ́run ọba ni èyàn sì ń wò pé ìdájọ́ Ọlọ́run ọba ó ní àlébù kò sì bágbà mu so ìyànà ẹlẹ́ẹ̀kejì Sheikh Sọ́lé Fawzan sọ so ìyànà ẹlẹ́ẹ̀kẹta tí Sheikh Sọ́lé Fawzan sọ nínú àwọn tó yẹ pé tó máa ń dájọ́ pẹ̀lú nǹkan tí ẹni tó sọ pé kíni ẹni tó ń sọ pé èyàn ní choice èyàn ní choice láàrin pé ni láàrin pé kíyàn sí dájọ́ pẹ̀lú sharia àbí kíyàn sí dájọ́ pẹ̀lú kíni pẹ̀lú constitution eléyìí ni ìrànlẹ̀ kẹta ẹni tó bá sọ pé èyàn ní choice ẹ wò ẹ wò ìrànlẹ̀ kẹrin nínú àwọn tó ipé tán bá ń dájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ sọ̀kalẹ̀ tí wọ́n jẹ́ kéfèrí òun ni pé kíni òun ni Ah, abala yìí pay attention sí dáadáa ẹlẹ́kẹrin ni Sheikh Sọ́lé Fàsán sọ pé ẹni tó gbà pé ìdájọ́ Ọlọ́run ọba òdodo ní tòótọ́ ṣùgbọ́n òun gbà pé ìdájọ́ Ọlọ́run ọba òdodo ni ọyí ṣùgbọ́n kìí sọ̀rọ̀ èèyàn kíyàn sí kíni kíyàn lo ìdájọ́ Ọlọ́run ọba ara ó yàtọ̀ sí ìpín ara number 3 tí wọ́n sọ number 3 òun sọ pé èèyàn ní choice láàrin kíni constitutional secular law àbí kíni àbí sharia ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀rin wọ́n sọ pé kíni òun sọ pé ìdájọ́ Ọlọ́run ọba òdodo ni ṣùgbọ́n kíni ṣùgbọ́n kìí sọ̀rọ̀ yẹn kíyàn dún ní máa rẹ̀ ṣe rí bíbáyí ni àwọn múrjíà ti wọlé ibíbáyí láwọn múrjíà míì eléyìí sì ni ó máa ń ṣe ìyàtọ̀ ń gbà mi, láàrin nǹkan táwọn olùmọ̀ ń sọ àwọn olùmọ̀ súnnà sọ àti nǹkan tí àwọn múrjíà ń sọ tiwọn àwọn múrjíà wọ́n gbà pé ìgbà tí alhukmu bi ghayri ma anzala Allah ìgbà tí ó mọ̀ sọ̀yàn di kèfèrè náà ni pé tó bá kó tekdhibu sínú ah àwọn masáìlì Allah al-musta'an so ah, ìgbà tí àwọn máa ń sọ pé alhukmu bi ghayri ma anzala Allah kí a máa dájọ́ pẹ̀lú nǹkan mi tó bá yàtọ̀ sán nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ ìgbà táwọn máa ń sọ pé yóò mọ̀ sọ̀yàn di kèfèrè àwọn wọn ń pè murji'a àwọn tó sọ pé iṣẹ́ òwò kíní iṣẹ́ òwò nú iman oyi so àwọn wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ láwùjọ wa Qaradawi Yusuf Qaradawi àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Sufi mi àwọn bẹ́ẹ̀ mìíràn so ibi táwọn ti yàtọ̀ sí àwọn olùmọ̀súnnà ni ọ̀rọ̀ wọn ti yàtọ̀ sí àwọn Sururi mi náà wà báyìí àwọn Sururi mi náà wà báyìí àwọn Ikhwani mi náà wà báyìí ní pé ìgbà tí ìṣèdájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí Ọlọ́run ọba tó máa sọ̀rọ̀ di kèfèrí nìkan náà ni ìgbà tó bá kó tẹ̀kìdìbì sínú kí ni túnmọ̀ ìgbà tó bá kó tẹ́kìdìbì sínú ìgbà tó bá kó túnpé èyàn sí kí ni èyàn pè Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ nírọ́ nìkan sínú náà ni al-hukmu bi ghayri ma anzala Allah ló ma ń sọ́nà di kèfèrí in táwọn gbà náà ni oí bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Sheikh Salih Fawzan yìí èyàn ti rí pé kíni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ yóò sì tún kò wá dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ so tó bá láti sọ́kàn pé la yalzamu liltizamu bihi kìí sọ̀nà yẹn kí ẹ ma ṣe kíni kí ẹ ma lo ṣẹ̀ríà so ó sì tọ́ fún yẹ́lòmí fún yà láti ṣe kíni láti dájọ́ pẹ̀lú nǹkan mi ó sì ó lè move pẹ̀lú time tó bá ṣe wò wọ́n ní eléyìí náà ẹni tó ti ṣe kíni ẹni tó ti fi Islam lẹ̀ ó di mélòó wáyé ẹlẹ́kẹrin bọ̀ ẹlẹ́kẹrin yìí ó ṣe pàtàkì yẹn pay attention sí oye okay? òun ló fi yàtọ̀ sí kíni nǹkan tí àwọn ẹni tó fi ṣe pé àkídà ìyẹn ma mú nínú àwọn tíra tó lálàáfíà ní kí wọ́n lọ́kàn máa ka hátìbò lè ọmọ kómi yóò ma kọ ọlọ́run ìwọ́n àpàdà lọ kókò púpọ̀ so nínú àwọn nǹkan táwọn àwọn ikhwanu muslimun àwọn akílùkọ rẹ̀ àwọn murji'a àwọn nǹkan tó máa ń al-hukmu bi ghayri anzala Allah ìgbà tí ó tó sọ yàn di kèfèrí nìkan ìgbà tó bá tíyàn bá tó kíni tíyàn bá tó sọ pé ìdájọ́ ọlọ́run ọba irọ́ ni ìdájọ́ òdodo bọ̀ tíyàn bá sọ pé ìdájọ́ ọlọ́run ọba òdodo ni wọ́n ń lò dájọ́ míì so wọ́n kò ní di kèfèrí bá ara ọ̀ èyàn yìí lè sọ pé ìdájọ́ Ọlọ́run bá olódo ni tí ó sì ṣe kíni tó sì di kèfèrí tó bá ń dájọ́ pẹ̀lú tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan mìí tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ òun náà ni tó bá sọ pé kíni kò yí sọ̀rọ̀ yẹ kíyàn sí kíni kíyàn dún níma rẹ̀ so yí eléyìí di kíni ó di ẹlẹ́kẹ̀ẹ́lú ẹlẹ́kẹ̀ẹ́rin so ah, aha so tó bá rí báyìí àwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin tí Sheikh Salih Fawzan sọ ni àwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin tí Sheikh Salih Fawzan sọ pé tán bá ṣe kíni tán bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ yóò sọ wọ́n di kíni yóò sọ wọ́n di ta ni ó tún wọn kà fún wa naam afá ìka wọn aláwọ̀kọ́ àwọn tó bá wọ pé ṣẹ̀ríà wà bí fitin ní táìmì naam kò wà ókè àwọn tó bá believe pé capital punishment kò wà ókè ó ti lé jù pé kílòkọ́ rẹ̀ kò bá mú ẹ̀hẹ́n àwọn tó sọ pé àti lo ṣẹ̀rí àntàmì pé choice ni o lè lo o lè má lò náà wọ́n gbà pé ṣẹ̀rí à wọ́n gbà pé ṣẹ̀rí à òdodo ní kò kọ̀pọ̀síkà lò so mẹ́rin nìyàn kí Sheikh Sọ́lé dákọ̀ ń so ẹwà wo mẹ́rẹ̀ẹ̀rin yìí in tí mo sọ nìyẹn pé asùlù tí gbogbo ẹ padà sí ó padà sí ètì ẹ̀kọ́ ọ̀dìyàn so tí ìbá tí ìbá rẹ̀ nìkan fi tí ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ bọ́ọ̀lọ́ sí fẹ́ mọ̀ pé eléyìí ṣé ìpín eléyìí ló bọ́ sí ni àbí ìpín eléyìí ọlọ́wọ́ bó sì láàbọ̀ wá lọ́nà kálọ́mọ́ sí kíni kálọ́mọ́ tú ọkà àwọn èèyàn torí pé àwọn aṣẹ́ tó bá ti ṣe pé kìí ṣe gbogbo sẹ́yìn ló sọ̀yàn di kèfèrí oye in tó yẹ ká kọ́kọ́ mọ̀ ni pé àwọn nǹkan tó yàn tó máa sọ̀rọ̀ di kèfèrí ó pín sí méjì àwọn sẹ́kàn wà tó yí pé gbogbo bíyàn bá ṣe ṣe sẹ́yìn kúfùrù kò sí nǹkan tó wọlé tó ṣe tú sí ọ̀yí gbogbo ọ̀nà tí sẹ́yìn bá ti wá kúfùrù ni so yí so gbogbo ọ̀nà tí sẹ́yìn bá ti wá kúfùrù ni gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí kíyàn dùn nǹkan fún Ah, nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá a ah, ní dìyà àdìsọ́kàn belé kúfùrù gangan ní sẹ́yìn oyi àwọn sẹ́mí sí wà tó ṣe pé kíni tó ṣe pé àwọn levels kanú rẹ̀ ò tí kíkẹ́ ni kò tí ìdíkẹ́ kúfùrù oyi gẹ́gẹ́ bí gbogbo alamọ̀ pé tawakul ìjọsìn ní fọ́lọ́wọ́ bá àbí so but tawakul ah kílòkọ́ rẹ̀ so kí wá ṣe tàwákùlù lọ́nà tó yí pé kíni lọ́nà tó yí pé kò tí ìdé level kúfùrù eléyìí kí ni ó ma jẹ́ kúfùrù asghar àbí àbí tí a bá búra pẹ̀lú nǹkan mítí yàtọ̀ sọ́lọ́wọ́ ọba kí náà wà fà pé kúfùrù asghar but ó tún ní ọ̀nà tó tún lè ṣe akbar náà na bákẹ́ náà alhukmu bi ghayri ma anzala Allah so kèé ṣe pé tẹ bá ti rí ma anzala Allah báyìí ẹ̀tì rí kíni ẹ̀tì rí kúfùrù ara ọ̀ ẹ̀tì rí kúfùrù akbar tí ó yọ ẹ̀kún ẹ̀sìn ara ọ̀yí ó láwọn súrọ̀ rẹ̀ ó láwọn àwòrán rẹ̀ tó yẹ pé kíni yóò yọ ẹ̀kún ẹ̀sìn ó sì láwọn ọ̀rọ̀ rẹ̀ tó sì kíni tí kò yọ ẹ̀kún ẹ̀sìn ọ̀yí tí yàn bá wá rí in tó wá wà ń bẹ̀ wá ni pé kí wá ní yóò fi wá sí ìdájọ́ pé eléyìí ti yọ ní ẹ̀kún ẹ̀sìn so eléyìí tó padà lọ sí àdìsọ́kà àwọn èèyàn in tó fi pé ọlọ́run ọba fẹ́ jẹ́ káwọn èèyàn jọ́sìn fún pẹ̀lú ikhlas ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fi máa dájọ́ láwọn èèyàn lórí àwọn nǹkan tó wà ní ọkàn ni oye ọlọ́run ọbọ̀ òsì sí kíni ọlọ́run ọbọ̀ òsì gbé wa lẹ́ni tí ó lọ mọ́ tú ọkà ara so tí yẹn bá ti wá mọ̀ pé alákọ̀ọ́kọ́ iṣẹ́ yìí kìí ṣe pé iṣẹ́ ìgbogbo bàtẹ́ bá ti rí so èèyàn ṣọ́ra gan èyàn sọ́rọ̀ àgbà wọ́n ní ibẹ̀ ni àwọn béèrè tí mi ti ma wá ẹlòmí aládánwò èyàn yóò ní àwọn olórí àwọn mùsùlùmí láwọn ìlú àwọn mùsùlùmí àwọn olórí àwọn mùsùlùmí láwọn ìlú àwọn mùsùlùmí kí lẹ fẹ́ sọ nípa wọn kí lẹ fẹ́ sọ nípa wọn eré ìmọ̀ ìṣẹ̀lẹ̀ tí yẹn bá lọ fún mọ́ra tẹ́lómi bá padà wá lọ́ra yín sí tó bá wá lọ́ra rẹ̀ sí yín lọ́rùn tí má bá yín sọ̀rọ̀ ìmọ̀ ni ẹ̀ẹ́dín tí ń Palestine kí lẹ fẹ́ sọ nípa olórí àwọn mùsùlùmí so in tó fẹ́ kẹ́ sọ ní pé kẹ́ ṣe kíni kẹ́ pé wọ́n kèfèrí oye so iṣẹ́ tán sì ń ṣe al-hukmu bighayri ma anzala Allah ni la shakka àbí kẹsẹ̀ gbogbo lórí musulmi o àwọn olúmíwà tán lo islam tán lo sharia so but èyí tó pọ̀jù nínú àwọn ìlú táwọn musulmi wà so olórí wá yìí sí kí wá láàfi mọ̀ pé èyí tó ṣe yìí kúfùrù ni àbí ìpín tí ò ṣe kíni tí è ṣe kúfùrù kí láfi mọ̀ ọ̀rọ̀ tó bá sọ kíni tó bá sọ jáde tó fún wa ní èròǹgbà rẹ̀ tó àwárí sáyì kàfàrà rẹ̀ a ní kàfàrà rẹ̀ so yí so eléyìí ó ṣe pàtàkì gan so eléyìí ó ṣe pàtàkì gan kama so tí lè bá yí wa ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kàtígórí ẹlẹ́ẹ̀kejì àwọn al-hukmu bi ghayri Allah tí ó ṣe kíni tí ó sọ̀yàn di kèfèrí èyàn alákọ̀ọ́kọ́ tí Sheikh Sọ́lé Fawzan dákan bí tíyàn bá ṣe kíni tíyàn bá yapa tíyàn bá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ nítorí kíni nítorí ìfẹ́nu lè hawan nítorí ìfẹ́nu alákọ̀ọ́kọ́ nìyàn ẹlẹ́ẹ̀kejì shahwa so ẹlẹ́ẹ̀kẹta tọ́mà ọ̀yí so ẹlẹ́ẹ̀kẹrin àkílùkọ́ni khata an so khata yasise tó wá látara kíni látara ijtihad oye so àṣẹ tó wá látara ijtihad ohun tí ó tun tun o dùn dáma oye ó dùn dáma kò sì tún dùn dáma na lábàlá mìíràn so yo ó ṣe pàtàkì ká ká mọ̀ dáadáa ká se ṣọ́ra wa nínú irja àbí kíni àbí takfir so hada wallahu alam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين